Kọ́nsọ́náǹtì Yorùbá Yoruba consonant b bàbá bọ́ bẹ̀rẹ̀ bísí bàtà bò bẹ́ bẹ̀rù búburú. Ibinu. Tone practice. B. B. B. Bo. Bo. Bo. Bisi baba bàbá bata. bàtà. Orin. Bá a bá lé ni, bá a bá bá ni, ìwọ̀n bá ní ṣọ̀tá mọ́ di ẹ̀dá ìdààmú ìdálẹ̀ ọ̀ọ̀dẹ̀ ọ̀dẹ̀dẹ̀ dáríjì ìdáwó dáwó dánilójú ọ̀dẹ̀ ọdẹ.

Dada tutu bí ẹyẹ àdàbà. Fi ife ìfẹ́ afẹ́fẹ́ funfun ìfàkì fẹ́ràn ẹfun fún fìlà. Fẹ́mi. Tone practice. Fẹ́. Fẹ́. Fọ̀. Fọ́. Fẹ́mi fẹ́ràn fìlà funfun. Afẹ́fẹ́ fẹ́ ìyẹ́ funfun náà lọ. Fọlá fọṣọ funfun fún Fẹ́mi. Gí. ọ̀gá ògo ogún ogun ògún ọ̀gẹ̀dẹ̀ agogo aago igi aga ge) tone practice gùn. Gn. Gn. Proverbs. Igi gogoro má gún mi lójú, òkèèrè la ti ń wò ó. Gbénga gé igi gíga. Òwe. Igi gogoro má gún mi lójú, òkèèrè la ti ń wò ó. Gbí gbòǹgbò àgbà ẹgbẹ́ ẹgbẹ́ agbádá àgbàdo aláǹgbá agbòòrùn ìgbàgbọ́. Tone practice. agbọ̀n agbọ̀n agbọ̀n. agbára agbára. gbogbo àgbààgbà lọ sí ọjà agbági gbogbo aláǹgbá ń sá láńgbáláńgbá nínú àgbàlá. hí ihò wàhálà wọlé hó ha ha. ahụ eleha họ ihe tone practice họ họ họ ha ha ihu ehoro ha iha ehoro n'ahịrị ji jó àjò ọjà ìjì jà ọjọ́ òjò oúnjẹ ìjù ìjà. Tone practice. Ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀. ìjíjà ní ọjọ́ ọjà ní ìjeje jùmọ̀kẹ́ jùdí ní àjọ ìjó. kí ọkà ọká oríkì kíákíá eku kẹ̀kẹ́ ọkùnrin ẹ̀rẹ̀kẹ́ èké. Ekun tone practice ọkọ̀ ọkọ̀ ọkọ̀ ọkọ̀ proverbs Kikere ni abẹ́rẹ́ ń kéré kì í ṣe mímì fún adìẹ. kike kí kíkẹ́ káàárọ̀ kike kí kẹ́mi káàárọ̀. òwe kíkéré ni abẹ́rẹ́ ń kéré kì í ṣe mímì fún adìyẹ. lí lé lè lẹ lù ọlá lẹ́kan labalábá àlàbá. Laba àlá láti tone practice lọ lọ là lá. lọlá lá àlá lábà àlàbá. mi méjì ìmọ̀ ọ̀mọ̀wé ọmọ amọ̀ ọmọbìnrin ọmọkùnrin màmá omi mọlémọlé tone practice mọ́ mọ̀ mo mu omi ní ilé màmá Máyọ̀wá màmá mi mu omi mi. ní ní níbí níbo nípọn níwájú nísìnyí níbẹ̀ yẹn nìkan nù. No. naira tone practice ni ni no no níyì ná náírà nílé àna rẹ̀ níran náwó nínàkúnà. Pi Apa Epa E epo àpò pọ̀tọ̀pọ́tọ̀ pátápátá pín pátá páálí pàtàkì. Tone practice. apá àpà pọ́n pọ́n pàkúté péjú pa ẹyẹ àparò paríọlá pín ẹ̀pà náà pàdé péjò ní pápá bọ́ọ̀lù àpápá. rí ara rí rà rere rẹ́rìn-ín. rárá ronú rojọ́ ròyìn rántí. Tone practice. Rò. Ró. Eré. Èrè. Èrè. Èrè. rírí tí rẹ̀mí rí ọ̀rẹ́ mi rántí mú inú rẹ̀mí dùn rẹ̀mí ra ìrẹsì ní rẹ́mọ. sí ìrẹsì ìwọ̀sí sùúrù ẹsẹ̀ ìsìn sọ̀rọ̀ sinmi lólú sinmi àìsàn Assim. Tone practice. Sim. Sim. Sim. E sim. É sim. É sim. Sinmi lọ́la sinmi lọ́jọ́ ìsinmi. binu si sí Sanni. Ṣí. Ṣòkòtò. ẹṣin iṣu aṣọ aláṣọ ṣadé ṣọlá ṣòro àṣà àṣá àṣẹ. Tone practice. ṣẹ́ ṣẹ̀ àṣà àṣá. Ṣadé ṣubú níwájú Ṣọlá. Ṣé Ṣọlá ń ṣiṣẹ́ ní ṣọ́ọ̀bù Ṣẹ̀yẹ? Tí atẹ́gùn àtẹ́lẹwọ́ àti ata ọ̀tẹ̀ ọtí gbókìtì tẹ́lẹ̀tẹ́lẹ̀ Òtítọ́ bàtà. Tone practice. Sango ọ̀tà. Ọ̀tá to. tọ́. Proverbs. A tètè sùn la tètè jí. Títí tààtà ní títì. Òwe. A tètè sùn la tètè jí. wí ìwé ìwà wérewére wẹ́ẹ́rẹ́ Wala. wọ́ wù wà wá wọlé. Tone practice. Ìwé. Iwe wọlé wẹ̀ mímọ́. wálé wọlé wẹ̀ mímọ́. wálé wọlé wọlé. yì iyanrìn yàtọ̀ yìnyín yànmùyánmú yọjú yìn yínká yẹmí yọyínyọyín ẹ̀yìn. tone practice. yọ yọ yàrá yarí. ọ̀yàyà ìyá yẹmí máyé yẹ ayé yẹyẹlé ní ìlú ọ̀yọ́.